mọ́rántí nǹkankan nísìn ṣe jẹ́dógún mọ́ wá bí last àbí ọtí tó jẹ́dógún ẹnìkan béèrè béèrè kan báyà àfáà náà ni ẹ̀nà lẹ́kọ́ béèrè béèrè yàn wípé ẹni tí ń bá ń ṣe protesti àbọ́rọ̀ òrùn kọ́dà jazakallahu khairan àwọn bàbá dáadáa ṣékùn náà ṣékùn Najmuddin lẹ́kọ̀ọ́ wọ́n pè mí ìpé ah, wọ́n ní àwọn kan mọ̀ pé mo wí kíní gẹ̀mùdá ah, kí mo wí ẹ lọ gbọ́ mo wá bí wọ́n wọ́n láwọn ti gbọ́ <laughs> àwọn òsìrí nǹkan kan mẹ́ <laughs> àmọ́ dókítọ̀ tọ́mọ yunifásitì bá bí ẹ́ sí ń gbí mi náà nù bọ́mọ yunifásitì bá ń bọ́mọ primary sọ̀rọ̀ <laughs> àbíkọ́ wá gíní ọwà lẹ́wù rẹ̀ bàbá nítorí bí ọmọ yúnivẹ́sì bá ní yọ nọ́mbà ńláńlá kò nù nọ́mbà kéèké tẹ́wọ̀n kí bàbá ṣégun àjìmọ̀dí ọmọ máa púpọ̀ ẹ̀mà he had BSc economics òun lẹ́ẹ̀ fi ní rí dáun dáun he had BSc economics àwọn àti ọba Kano lónìí Eh, èmi àsànú sí méjì ni wọ́n àjọsí economics bàbá ní torí pé ọmọ university bá ní kí ọmọ university kọmọ primary ọ̀yọ́ nọ́mbà ńlá kò nù nọ́mbà kéèké wọ́n ní kí ní ó wí ní ẹ̀tí ẹ̀mọ́ <laughs> bẹ́ẹ̀ òun ni ọmọ máa sì mọ́ wá sàdéhùn fún wọn ni mọ́ rántí nìsìn mọ́ sàdéhùn kan fún wọn pé ọ̀dà wọ́n ní àwọn náà wí pé nítorí àwọn tí wọ́n bá fi sí lọ́nà kí ń dákùn kí ń wáyé kí ń sàlàyé àmá tí mo wí àwọn gbọ́ òsìsí nǹkan kan bẹ́ kí ọ̀dá èmi náà wá unnecessitate kí wá pé kí wọ́n fún mi kínú kémi náà tún gbọ́ pé kí ni mo wí gan <laughs> gbogbo ń bẹ bá dìde ẹgbẹ́ ládẹ́hùn fún mi pẹ́ lọ tún gbọ́ alùsúnnà gba ìjọba kò sínú mẹ́sẹ̀ àmẹ́dájọ alùsúnnà ká máa sí kíní ká máa sí fúrújù àmọ́ protest lè mọ́ ó lè mọ́ ó lè mọ́ tún máa fúrújù bàbá ní ó lè kíni tó máa kéjì bẹ́yàn bá wí fún ọmọ Yorùbá pé ó lè mọ́ kíni tó máa rẹ̀ Hmm? àbí ẹbí <laughs> ò bá ní sọ ní bá ní kankan lè mọ́ túnmọ̀ pé ni tó gbọ́rọ̀ mi yé ní bá ni kò jẹsẹ̀ sọ pé ó sì lé èyàn <laughs> sọ àwọn èèyàn dòpò nínú náà bá ń sọ̀rọ̀ dé lẹ́bùn pé ah, àfikín sì tún fi kún pé ó sì lé <laughs> gbogbo ń dúwà sí wákàtí kààbọ̀tá sí ìjọ ohun àwọn ọ̀gbọ́n kankan ń bẹ̀ ju pé dọ̀gbàráró ní kòrójù dá ní gbé protest ẹsẹ kòrójù ọjọ́ tó yẹ ọmọ òkúrọ́ kan ń padà kọ lẹ́kọ̀ọ́ ọba gbọ́rọ̀ rẹ̀ débẹ̀ òkúrọ́ ni wọ́n ń gbé wà sí kí tí èèyàn ọ̀gbọ́ wáyé ìláyà alẹ́ tíro ilé ìwọ̀n ọkà tí ó rà gbọ́ yí àbí <laughs> Yorùbá tí gbọ́ ìdíyàn wí Yorùbá yí èmi tí mọ́ jẹ́ bá ní ọwà kiri mọ́ lé ní ọmọ dátíráka ní olóhùn gbọ́ yí ẹ̀rí pé fìtínà àmá ìtọ́rọ̀ mi ilé mọ́ tí mo gbọ́ fún Sheikh Najimuddin khaira wọ́n rò pé àwọn ilẹ̀ ọdẹ̀ lọ́dọ̀ wọn ni pé káwọn ọfà àwọn náà mẹ́ pọ́lá ọpa mílẹ̀rin ọlá àzọ fọ́gbà ẹ bàbá náà mi ni dr aláró ní ẹjẹ́ ń pè nìsì <laughs> ní kúkúrú ní tí mo wíhun náà ní tún wí nìsìn ahlùsúnnà wàljàmá kò sínú manájú takò jọba kò sínú manhajjọ alùsùnà kò sí ìpìlẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn alùsùnà náà ni hadithu ọ̀bádá ibn sọ́mìkín rọ̀bíọ̀lọ́hu anhu inú ọ̀bádá wí ọlára tí a gbọ́ lẹ́nu annabi ta annabi bá wa sọ bá yáàna rasulallahi sallallahu alaihi وعثرة علينا وألا ننازع الأمر أهله عبادة نكيوتا نبي قوانو في السمع والطاعة كما قلت الله سيباوي كاسي ما لو كما تلي انتو وي انبا مي يو تيوالون في منشطنا ومكرهنا وعسرنا ويسرنا وعثرة

òun àwọn alùsúnnà fi dúó lórí pé ẹni ọba jẹ́ alùsúnnà o a ma wá dìtẹ̀ ìjọba opposition kò sínú manhajjú alùsúnnà wal jama àyàfí káfíyàn náà kùn orísọtẹ́lò mi ń sọ lónìí kọ̀ fàyàfí sí mọ́ alùsúnnà ìtakòjọba alùsúnnà ma takòjọba tó bá nídìí o ẹ̀ndàkùn mẹ́nà lọ́hì fíhì burhan anábì fàyà fèsì ìwá sí pé alùsúnẹ̀ takòjọba ìjọ ìjọba bá takòtọ lọ́hun ẹ́ ní kèfèrí àmìnàbì kan wà fòfin sí anábì tọ́lọ̀ ti ní ọkọ̀ mọ́ àwà àlúmọ́ rẹ̀ pé ẹlòmí ọkàn gbúrò lásẹ́ ni pé wọ́n ní wọ́n wí nǹkan báyìí irú èyí tá wí yóò bá tẹ́nìkan lọ tún tukutu yìí ọlọ́ni ànábì ní kó fúrán bà wá ha jí ọdá ọ lójú kọ́rà bí wọ́n bá léèyàn ṣe kèfèrí àfi kó jẹ́ kíkíní kí kèfèrí wọ́n hàn gáà ìwà kèfèrí lélẹ̀ ìlòtọ̀ bálàṣẹ bá wà kèfèrí bẹ́ẹ̀ àkọ́dà kíní yẹjúùsù bá lè yẹjibú alkhurudu àlè àdísúnnànù àbọ́bá jẹ ká gbé nǹkan ẹ̀jà ká bárú rẹ̀ jà súnnà nẹ́bì ká bá jà ẹ̀ntí ọ̀bá fi yíò náà kún ẹsẹ sálàfí kẹsà alùsúnnà òun làwọn alfáà fi ma ní kòrújù ẹsẹ mọ́nájà alùsúnnà àmá kòrújù ńgbà oní ọwáyé onímọ̀jẹ̀mù ibn bas rahimahullah bàbá bin bas tẹ́ ma gbọ́ nìna àwọn alfáà dáadáa ẹnu wọn mo ti nínú ọ̀dọ́ wọn mo ti sàǹfàní eléyìí àwọn ní gbogbo ṣùrútù yìí a máa kẹnu tíra pọ́pọ́ a máa lè kó sábẹ́ méjì májẹ̀mú méjì náà ni wọ́n ni májẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ tẹ́yìn ó fi ṣe kòrújù lórí ìjọba òun ni kúfrán bàwà lápẹjú inú tó ti ṣẹlẹ̀ rí láfíríkà yìí ni tí olórí orílẹ̀-èdè kan ní àwọn ní di agárin yóò ṣiṣẹ́ kọ̀ sáwẹ̀ lọ́dún yóò muslim ni Somalia là ń pè ní náà ṣe kúfúrù yíò tó nẹ́dì irú tí àbí tó bá jọ bẹ́ kúfúrán bà wà á tẹ́yàn kọtọlọ́n tí ó wá fẹ́ gbẹ̀yìn náà pé ìtẹ́ máa ṣe ní ẹ̀pàtọlọ́n tí májẹ̀mú alákọ̀ọ́kọ́ alfa pẹ̀lú dékọ̀tẹ̀lẹ̀stẹ̀mbàt pé bẹ́ẹ̀ bá wá rí kúfúrù bà wáhù yìí wà lẹ́ìsẹ̀ tí ń dẹ̀kún kúdùrà wà lẹ́ìsẹ̀ tí ń ẹjíyà fún mọ́pọ̀mọ̀kan mẹ́ẹ̀tẹ̀ náà kọ́dà bí yẹn bá rí kó fúrùbà wáhù náà ẹ̀tùn wá wo pé ìjà alágbára torí pé kòrójù yọ wọnú báàbù kíni inkarul munkar in ta ń pè ní yọọ yọ wọnú kíni ojú ọ̀nà táa fi kọntí ọ̀dá àwọn alfáà ti jọ pé èyí kọntí ọ̀dá pé jọ wà ìkàrò mọ́nkàrì yóò burú ju mọ́nkàrò tí ìwọ̀lọ̀ fẹ́ kọ̀lọ̀ torí náà àwọn eh, bàbá Bombaz rahimahullah àwọn náà látọ̀ àwọn àfáàjọ́ bí wọ́n ti ń gbé àwọn kan ṣe tàlìkísù rẹ̀ wọ́n summarize pé májẹ̀mú méjèèjì yìí nìkan ni ahlùsúnnà fi máa rí pé ah, <laughs> <laughs> aláṣà àbí ọmọ pèèyàn pé ẹjá lọ gbàjọba ló fi wá nù hadithi ka nẹ́bi ní wà in ó kìdà mẹ́lúkà ẹ́ wọ̀jú lídá zọ́hàrùkà kọ́ràbó kọ lówó jẹ kọ́ràbó sí ọmọlálà lẹ́yìn tó ń laláṣẹ ọ̀gbọ́dọ̀ dàlúrú nítorí tọ́ báwọ̀ tí islam ń wí náà àmọ́ ìtí ọba dí pé ní ọwà dí pé yọ gbèrò ẹni tí ọba wídé bẹ̀rún náà kèése alùsúnnà kèése sálàfí kèése bẹ́ẹ̀ ti sọ́dà lónìí òun bẹ́ẹ̀ kọ́ ó ní ààlà ó ní kíni ọlá ààlà tà nẹ́bí gbé kalẹ̀ sallallahu alaihi wasallam tọ́yì kí là ń pè ní al-mudahara turba <laughs> protesti kí ni tó máa protesti ẹ̀yí tẹ́ gbé ìbò ìfi ẹ̀húnú àhà thank you in ti ń jẹ́ protesting kíyàn wá kí gbogbo ẹni ọba ti fi ẹ̀húnú hàn kọ́dà ń gbà mí kìí ṣèjọba ni wọ́n fẹ̀ ẹ̀húnú hàn sí wọ́n sá ti fẹ̀ ẹ̀húnú hàn ẹ̀yọ̀ wọn kò nù súnà haba mbùlẹ̀ ń báyé lọ yìí inú mi jẹ́ wàá dún ẹni ohun mo ti ni òun náà nísìnyí ìṣẹ̀lẹ̀kẹ́ṣẹlẹ̀ ní tẹ́nìkanú yí náà sọ fún mi ní jò ní ní dákò ń tọ̀hún kọmọ̀ bínú àmọ́ ọlọ́run ọfẹ́ já fi rí bìntín wí ẹni ohun mọ̀ níkọ́ bá ń ṣe nkankan ẹn tó súnmọ́ mi púpọ̀ yìí a ní ààkí mọ́ bínú pé àwọn ọmọ ni òun rò pá àwọn ọmọ lọ skúl wọn wá lọ skúl lónìí torí tán bá lọ skúl wọn bá ya ní ní skú wọn àṣejù wọn pọ̀ àwọn ọmọ lọ lè kéwú bí wọ́n bá kò ní iléèwé ẹ̀dàkùn sí ìwọ̀n ọ̀dá iléèwé wá fi ago mẹ́rin sí làwọn lọ kó wọn tí wọ́n ma wọ ilé kéwú iléèwé wá fárígá pàfi kí wọ́n dago mẹ́rin àbọ̀ àmọ́ ní ẹnìkan ọ̀gbọ́dọ̀ wá gbé ọmọ àbíkó dígíní 430 àwọn ọmọ ti wá ìwé nìkan kí wọ́n kà wọ́n kéwú ẹni wọ́n náà bẹ́yà yóò <laughs> ọláwọn wá ní tó kù ní pé tí wọ́n bẹ̀rẹ̀ ìdánwò gbogbo àwọn òbí táwọn ní ẹ̀mí pọ́mọ kéwì àwọn ọláwọn protest <laughs> <laughs> wàláì bó ti wí fún mọ́kàn rẹ́rin lórí fóònù wọn ọmọ ọmọdún mẹ́rin tí mo rí pé ah wọ́n yọ kò nù nínú alùsù nẹ̀fà ọlọ́run ó ṣàánú wa ọlọ́run ó wa ẹni tí ó gbọ́ láńgbéjì yé kí ló ń ṣe fá ti wá sí wọn mo náà dáhùn protest is, is an English word kìí sí dẹ̀ Yorùbá kí ni protest <laughs> tíyàn wà mọ̀ nàzálà gbogbo hadithi kùrújù lórí gíní lórí protesti kọ bẹ̀rù ọlọ́run anẹ́bí òwú bẹ́ àpẹẹrẹ kanù pé jú jẹ́ tàbí jẹ́ <laughs> rí lọ tẹ́ni òun wí fún mi tí <laughs> sì ní protest tí wọ́n sí wọ́n láwọn ní já wọn mọ́ lọ bí ìdánwò àmọ́ bí wọ́n bá ṣe báwọn lóòótọ́ iléèwé ò ní gbọ́ tí wọ́n ń wí <laughs> kí ni ìdájọ́ mùdọ́ hárà ọ̀tọ̀ àmọ́ ẹgbẹ́ yẹn bá ti wá protesti ẹ́n ó ti kó nú gíní ó ti kó nú alùsúnnà ẹ̀bẹ̀rọ ọlọ́run ẹ̀bẹ̀rọ ọlọ́run àpẹẹrẹ mí tún bẹ tí èsè irú ilé níjọun bí ọdún mélòó kan sẹ́yìn àwọn kan fà nẹ́bí ìsè ẹ̀yẹ sallallahu alaihi wasallam ẹ̀yìn náà gbọ́ sí ní Norway wọ́n ya kàtún asájú ẹ̀dá sallallahu alaihi wasallam lọ́nà tí ó dá lọ́nà tí ó dá wọ́n ní àwọn freedom of expression nílùú èbó kí láwọn mùsùlùmí bẹ̀lẹ̀ sí àwọn ọ̀jọ̀ àwáyé àìsẹ́mù kọ́ bá sàwà ní alọ̀ kánná sí wọn gbọ́dọ̀ dánwò àwọn létò èyí táwà náà sí ń se yí àyíwọ̀ ọlọ́run ọ̀bẹ̀ wá tí ẹnìkan kó gbà nẹ́bì Norway ká máa kánná lulé <coughs> ẹ̀ntà àjọ ń gbé lálàáfíà Nàìjíríà tápà ń ṣe jihadu ọlọ́run ọ̀bẹ̀ ọ̀ àbòsí wọn ò lọ́bẹ̀ àwọn tọ̀hún bá gbára rẹ̀ bá ká àmáwọn ọ̀tí ẹ̀ ní ṣerú yíhun but the only thing tí wọ́n nílò èbó tí wọ́n yẹ sọ pé ní ìjọba gan wọ́n ń pè pé kó kọ́ dá sí pé ẹ̀sìn ni wọ́n free ṣe irú freedom ó lélẹ́yìí àfi kí wọ́n protest ìlú èbónú kéèyàn wá pé wọ́n tó ń protesti tó fi ń gbíjà nẹ́bì yìí òkú ọ̀nà súnná ọ̀sẹ̀ hmm? gíní òkú ọ̀nà súnná èyí wọn bọ́ bá gbọ́ bẹ́lómí bá gbọ́ kọ́dà yọ́ fẹ́ jáde kó nú islamu yẹnyẹn yà ohun <laughs> tó kò súnná bí ṣékùná muhammad bin sọ́ọ̀lì bin ọ̀fẹ̀mí rahimahullahu ta'ala ẹni ọba ní tíra àwọn tí wọ́n ń pè ní liqa'atu albabil maftuh liqa'atu albabil maftuh ọwà ń bẹ́ irú bèèrè yí wọ́n bí bàbá bí mo ti wù yí náà bàbá sàlàyé kí ni manájú alùsúnnà ẹsẹ kòrójù kọ́dà

ìǹkàrù múnkàrì tẹ́lẹ̀ fẹ́ ṣe yìí lọ nínú ṣẹ̀rí àbọ́bá sì rí báhùn ọ̀bámu àti pa àti ẹ̀rí ipá àwọn sálàfù máa ṣe mudahara nínú sùwálù yìí jazakallahu khairan nasod bàbá ni wà bálagàní wà bálagàní a mọ́ wọn ò lè mùsùlùmí gan ò lè rẹ́tọ̀ rẹ̀ gbà àfi kó sí gíní ẹ̀kọ́dà bí wọ́n bá fẹ́ kọ́ mọ́sálásí àfi kí wọ́n bí wọ́n bá ní wọ́n mọ́kọ̀ tí wọ́n mọ̀ pé kọ̀ táwọn lọ́rùn náà ní àfi wọ́n bá wọn ti structure yàtọ̀ fún lù tiwa ẹni ọba gbèlú ìbọ́ sọ fún ọ pé bó ti rí nù àwọn ọ̀rọ̀ àmà wá páyàn àmà kaná sí ẹni <laughs> àmá bí wọ́n bá ti ṣe yíhun kìí ṣe pé in most cases kìí ṣe ìjọba ni <laughs> wọ́n kọ́dà wọ́n fi wọ́n a ṣe mí pé kíjọba dá sí irú tẹnitọ́ ya kàtún Nabi sallallahu alaihi wasallam ìjọba kọ́ yà àmọ́jọba náà ń wò wọ́n rán pé ń kálukú free ọmọ ìyà ń Hmm. àwọ̀ ní ya ti ànábì ọlọ́run kan ẹ̀sì má ya ànábì ọlọ́run ti wà náà torí náà ẹ̀mí ọ̀ ma wí jù báyìí lọ <laughs> ẹni ọba tún wá fẹ́ ma gbọ́nkan mí yé òun àtọ́lọ́run rẹ̀ wọ́n pàdé àmọ́ ọba nínú jẹ́ pa abára wa débi tí abára wa yìí ní títorí pé sẹ́mọ́ tí máa fa gbogbo nǹkan báyìí òun là ní àti ọ̀dá ìpìlẹ̀ rẹ̀ nù torí mo ní wọn mú kí náà wá kí n tó gbọ́ pé àbí sẹ́mọ̀pá rán lè gbéyàn àbí tí mo wí ní pé mọ̀dọ́rì sí mo ní ó lè má jẹ́ òrújù ọmọ yóò bá ìtúnmẹ́ ní pé ó sì lè ṣe gíní kọ́rà bẹ́yàn ọlọ́run ọsà mọ̀nà wa o torí náà ẹni tó jẹ́ ń sọ àdéhùn tí mo sẹ̀gún sẹ́kùn nàìjíríà wà ilá èmé yà sí àwọn ọ̀rọ̀ ránwọ̀n àwọn tó súnmọ́ mímọ̀ ọ ti sọ̀rọ̀ tó burú jù báwọn lọ tẹ́lẹ̀ ǹgbò sì tún yóò tún wọn <laughs> bẹ̀mẹ́ èmé yà sí ránwọ̀n àwọn báwọn àmọ́gbà mọ́sàdéhùn fún ṣékùnà ṣékùnà jùmùdín mọ̀rùpá wọn náà àwọn tí ó gbé tàkọ́kọ́ fún ẹ̀dàkùn ẹgbẹ́ fún wọn bẹ́ẹ̀ náà pé mo ti pé àmọ́ wàláì wọ́n láwọn tó sọ fáwọn wàláì bí wọ́n ti ń fún wọn ní àwọn tó fẹ́ràn mi ni o wọ́n láwọn tó fẹ́ràn mi ni dókítọ̀ àwọn tó ni o torí wọn sàlàyé tí wọ́n máa sọ wọn nù <laughs> torí náà bí ó ti jẹ́ torí náà ní márùn ẹ̀dàkùn àtàwọn èyí náà àtàwọn ẹlòmíì náà àdánwò ní káníyàn ọmọ dà sí ìyàn sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ọ̀tọ̀ ní tí ó máa wí ọ̀tọ̀ ní tí wọ́n máa ṣe kíní tọ̀ tọ́ máa gbọ́ tí ń ṣẹlẹ̀ nú <laughs> torí ìbínú ni òfin ń gbọ́ tí ń wí kèése tí ń wí gan ẹlẹ́màrí lọ́pọ̀lọpọ̀ ẹnìkan pé kọ́dọ̀ ọmọ kan wá bá mi ọmọ èké ní ọmọ University of Ìlọrin pé dókítà kúrò ń wífẹ́ nìkan pé ń tẹ́ wí ni pé ó lè ó ní tí mo wíkọ́ ní tó ń gbọ́nù <laughs> kọ̀ gbọ́ yìí tí ìwọ gbogbo ara ń tàn ké fún yín nánu gbogbo ara ẹgbẹ́ rẹ̀ kọ́dà ju kèfèrí lọ kọ́dà bí mùsùlùmí jọ ń bídíà kórìíra rẹ̀ níwọ̀n bá pé nítorí pé ń ṣe bídíà ìwọ̀n pé ọwá kórìíra rẹ̀ jù kórìíra àbídèdè bó ti kórìíra kèfèrí lọ torí náà ìmàrànà ẹjẹ́ gbogbo tí a bá máa ṣe ẹjẹ́ kí ẹmẹ́jẹ́ kí ta'dilu i'dilu huwa akọ̀rọ̀bù lè takọ̀ tọ̀ ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ẹwà àwọn tí wọ́n ń bèèrè ń pa àwọn yìí náà mọ̀rọ̀pọ̀rọ̀ àwọn tmc lọ lásọ débẹ̀ ìjọ náà àwọn náà mara àwọn tí ń kórìra àwọn àwò sí pẹ̀lú wọn mùsùlùmí ni èyí a bá rí pé kọ̀dánù tẹ́ǹsẹ ẹ̀yìn náà pa àwọn wí à ń lọ́dọ̀ mí àbá fẹ́ jó ń súnnà ọ̀gbọ́dọ̀ máa ṣe lé látòlì kádírí ẹ̀yìn tó máa tẹ káàdì pé afẹ́ ṣe gíní ẹ́n afẹ́ ṣe lè látòlì kádírí ànábí ẹsẹ lè látòlì kádírí ìyàn náà fílà lóru àmá lè látòlì kádírí ẹ̀kà gẹta tẹ́ǹtì gbídí àpọ̀mbélé ni torí mo gbúrò ọlọ́nkọ́ masá fẹ́sẹ̀ àtàwà àtẹ̀yìnà kò fi lé ojú ọ̀nà tọ́tọ̀ hádà wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa